adúpẹ́ fún ọlọ́run ọba ọba ṣẹ̀dá adúpẹ́ ní ẹ̀kan sí àparí ọpẹ́ pẹ̀lú gbólóhùn alhamdulillahi rabbil alamin eléyìí ni ìjókòó àkọ́kọ́ lẹ́yìn Ramadan 1443 ọ̀rọ̀ àkọ́kọ́ náà tàbí kọ́ fẹ́ sọ o náà ni madha ba'da Ramadan madha ba'da Ramadan kí ló lẹ́yìn Ramadan gbogbo náà ni a máa ń sàlàyé fún wa Ramadan lọ́lọ́ iṣẹ́ olóore ọ̀lọ́ a ń gbá wẹnu Ramadan Ramadan lọ́lọ́ àwẹ̀ ọ̀lọ́ gbogbo náà la mọ̀ pé oṣù tọ́tẹ̀ Ramadan tí a ẹsẹ̀ ló parí gbogbo náà la mọ̀ pé oṣù Ṣawwal ni a máa ń pè oṣù kẹwàdún àwọn mùsùlùmí a àwẹ̀ Thursday ọjọ́ àwẹ̀ ni tá a bá mọ́gbà oṣù ojú ọ̀run bẹ̀rẹ̀ ọjọ́ kẹtàlá ọjọ́ kẹrin lọ́jọ́ kẹẹ̀dógún ọjọ́ àwẹ̀ ni àwọn àwẹ̀ súnà náà tó ń bẹ inú àwọn oṣù ọ̀wọ̀ mẹ́rẹ̀ẹ̀rin zulikada zulihijja muharram àti rajab àwọn oṣù yìí a máa ń pọ̀ ní sí olóore ń bẹ inú àwọn sí olóore agaga mẹ́wàá àkọ́kọ́ oṣù zulihijja oṣù kejìlá ọdún àwọn tó kún fún sí olóore inú oríta inú sí olórí tàà bẹ́ẹ̀ náà láàwẹ̀ inú Ramadan a ń ṣe tàràwì Ramadan lọ́lọ́ tàràwì lọ́lọ́ kìyàmù lélé ọlọ́ Ànábì Muhammad sallam ó sì kìyàmù lélé ní fún fífẹ́ fún wa ó ní inú òru ẹsà máa méjì méjì sàárà Ramadan Ramadan lọ́lọ́ sàárà ọlọ́ à ń gbọ́ Ramadan Ramadan lọ́lọ́ ìgbọ́ alùkwáni ìkẹ́ alùkwáni ọlọ a ń jókòó sí agbó títú alùkwáni tán pẹ́ ní tafsir alàhàlàkọ́ àtafsiriyya tí ń sàlàyé alùkwáni ń bẹ́ àmì àgbé e láti suratul Fatiha àmà túlọ díẹ̀díẹ̀ dé suratul Nas àmì àṣà àdáyẹnrí àwọn súra kan àmì àṣì ní àtafsir alìmòdúrí gbogbo eléyìí Ramadan lọ́lọ́ àwọn ilé náà lọ ìlàfírénà àwọn àfáà tán pé kúnù rọ̀bàníyìn wà látàkúnù rọmọdàdìyìn ẹ jẹ́ ni Ọlọ́run ní gbogbo ẹ má jẹ́ pé Ramadan nìkan náà lẹ́fì máa ṣe tọ́lọ́un torí díẹ̀ ẹ̀yin ọmọ ìyá mi tẹ́ ń gbọ́ mi àwọn aṣẹ́ tó pọ̀ tààtún ṣe lẹ́yìn ìṣẹ̀bọ̀sọ́lọ́n ó burú járí a ma bá ṣe rí jẹ́ ọlọ́run ọba kìlọ̀ ẹ̀ fún àti àdájú wa lọ́nà ẹ̀dá ọlọ́run àwọn náà ni àwọn ànábì ọlọ́run ọlọ́run ṣe ìkìlọ̀ fún wa lórí ẹbọ fápẹ̀rẹ̀ tí a wá inú sọ́tù Zumar bàtọ́lọ́run bá lékẹ́ ọlá tó ń kọ́ ànábì lẹ́kọ̀ọ́ aya 65 ọlọ́run ní wàlọ́kọ́dé yíya ilé ka ọlọ́run wọ́n ilẹ̀ bá ṣe ránṣẹ́ sáà tí síwájú rẹ̀ ẹgẹ́ bí Núhù Ibrahim Sọ́lù Dáwùd Musa Isa kìrìsẹ́ náà láì àṣírákítà ìrẹ́ lágbájá yẹ Núhù tó bá lọ sẹbọ́sọ́lọ́un láyà bátà na amaluk iṣẹ́ rẹ̀ bàjẹ́ wala takunanna minal khasirin wa kun mina shakirin kò máa bẹ́ẹ̀nà àti ó dúpẹ́ fún ọlọ́run máa bẹ́ẹ̀nà dúpẹ́ dúpẹ́ fọ́lọ́run ahán tọ́lọ́run fi bá àwọn olùfẹ́ rẹ̀ sọ̀rọ̀ náà lẹ́yìn àṣírákìtà tó bá lọ ṣẹbọ sọ́lọ́run ya fulan ya daud ya nuhu ya muhammad ya salih ya isa ya musa lẹ́yìn àṣírákìtà tó bá ṣẹbọ aisha ya abdallah ya Khalid láyìn aṣìrakítà lẹ́ẹ̀bàtà ní àmàlúk bẹ́ẹ̀ náà nìrẹ lágbájá náà lẹ́lòmí náà ọlọ́run fi àwọn ànábì ọlọ́run sàpójúwé ni nígbọ́ ọlọ́run ti wá gbá fún àwọn olólùfẹ́ rẹ̀ wàmà náà taniwá kí ló fẹ́ kọlù wá tí a ní ka ìsá fún ẹbọ táà ní kakún inú súratù An'am Quran chapter 6 gbọ́dọ̀lọ́wọ́ bá ròyìn àwọn ànábì rẹ̀ láti àyà 82 sí dáyà 90 oróyìn àwọn ànábì rẹ̀ wọ́n jẹ́ méjìdínlógún 18 messengers of Allah oróyìn wọn tán gbọ́fẹ́ parí ìròyìn wọn ní àyà ìgbẹ́ tó fẹ́ parí ìròyìn wọn ọlọ́n ní dhalika hudallah láyà 8 ọlọ́n lílé náà lọ náà mọ́ ọlọ́run yahdi biman yasha min ibadihi tó wọn lọ máa ń fẹ́ tó bá wù mọ̀nà inú àwọn ẹrú ohun ọlọ́run walau ashraku gbogbo àwọn ànábí ọlọ́run tàà sọ fún yìí látòkèdélẹ̀ wàláwọ́ aṣírakú tí a bá sẹ̀rọ sáwọ ọlọ́run láhábẹ̀tọ̀ ánìhùn máa kànú ya malu gbogbo tí a sì pátá ní ó bàjẹ́ gbogbo tí a sì pátá ní ó ọlọ́run ní ulá

gbogbo tó bá lè bá sẹ́ẹ̀rí rẹ̀ jẹ́ lẹ́yìn Ramadan ó gbọ́dọ̀ sára fún al-hadhar min mufsidatil a'mal ìṣọ́ra fún tó lè bá sẹ́ẹ̀rí ẹni jẹ́ a gbọ́dọ̀ gbìyànjú láti sára fún lẹ́yìn yẹn nínú orí tọ́lọ bá ṣe fún àwọn o náà ni pé nakharuju min ibadatin wa nadkhul ila ibadatin ukhra bàbá jí ń jáde kóònú jọsìn kan la máa ń bọ́ sínú jọsìn mi tó gbọ́nà tó bá ní suratu Zariyat àyá 56 ọlọ́ni wa ma khalaqtul jinna wal insa illa liya'budun ọlọ́mi ọ̀dá àwọn àlìjẹ̀nú àtàwọn èèyàn torí nǹkan bí kan wá sí hàn ọlọ́run ìbádàlá wá sí láyé sọ́tọ̀ An'am 162 qul la sharika lahu bidhalika wa na awwal muslimin sọ faraye ina salati rumudi mo nke wa nusuki awogbogbo furu mi kama ya mamat ìṣẹ̀mí àti kú mi lillahi rabbil alamin ọba gbogbo ẹ̀dá lóní la sharika la mi ni murukun pẹ̀lú ẹ̀ wa bidhalika umiritu ìdẹ́ fi pa mí láṣẹ ní ẹ wa na awwal muslimin ìmìlákọ̀ ẹ̀tọ́kọ́ jẹ́ musulmi ẹ̀rí wa mahayaya wa mamati àti sẹ̀mí mi àti kómi tọ́lọ́ni bàbá ká ilá tán a máa rédé gini a jáde kómi ilá àfẹ́ wá sírì tabaka sírì tán a máa rédé gini magrib tabaki magrib tán tabaki iṣẹ́ tán mini ìbáadà ti ilá ìbáadà tabata wá jáde kómi ìbáadà tó siyam nadkhulu fi ìbáadà tẹ̀lẹ̀ hajji wal umra tàbí wá jáde kómi ìjọsìn àwẹ̀ a kó sínú ìjọsìn hajji àti umra lẹ́fìrí sọ́tù bákọ́rà àyà 197 197 bàtọ́lọ́ bá ń kọ́ alẹ́kọ̀ ọlọ́ní alìhájú aṣòro ma'alumat ọlọ́ní sí hajji ta ní ẹsí aṣòro ma'alumat àwọn oṣù kan tá a màlábí sáájì o aṣòro ma'alumat àwọn oṣù kan tá a màlábí máa sí hajji ìwé bá ti wá dà ní àjínú àwọn oṣù yìí fàlárọfàtà ìwà gbèrè kọgbọ̀ sínú gbèsè ayé ẹ̀má wà láàfòsókọ̀ ìjáde kóònú àṣẹ ọlọ́run yapa àṣẹ ọlọ́run kọgbọ̀ sínú gbèsè ayé ẹ̀má wà láàjìdá àlàfẹ̀lẹ̀ hajji bákanáà ọlọ́ni wà máa tafọ́ alúmìnà khairin kúntẹ́ sínú dáadáa ya'lamuhu Allah wọn lọ bá ma wadazawwadu ọlọ́ni ẹ pèsè fa inna khayra zadi taqwa ètò lórí jùnú pèsè náà ìpáyọ ọlọ́run wattaquni ya ulil albab ẹpáyẹ ìmẹ́ ọlọ́run ẹ̀yẹ ọ̀jọ̀gbọ́n lọ́dọ̀ àwọn ulama wọ́n ní ashul hajj thalathatun wọ́n ní oṣù oṣù kọkànlá lọ́dọ̀ àwọn mùsùlùmí ẹlẹ́ẹ̀kẹta dhulhijja oṣù keje lọ́dọ̀ àwọn mùsùlùmí ìyẹn ni oṣù hajji na ń pè ní ashul hajj tọ́rọ pé alihajju ashurun malumat tó yí pé àwọn ìlú tẹ́ntẹ̀ ma ń ṣe sí hajj bá bá ti parí Ramadan ni àwọn Indonesia àwọn Malaysia àwọn Pakistan Bangladesh Turkey láti oṣù tọ́tẹ̀ Ramadan láti máa ń wọ̀lù torí pé tí a bá ti ní lóṣù Ramadan pé oṣù Ramadan délẹ̀ oṣù Shawwal ní ájì ti bẹ̀rẹ̀ ló gbogbo ẹni bá fẹ́ wọ Mọ́kà lásìkò yẹn yóò wọ pẹ̀lú àníyàn ájì ni pẹ̀lú ìrọ́m pẹ̀lú àníyàn ájì labbaika Allahumma hajjan ájì nìkan ló fẹ́ sínú tọ́gbọ́n fẹ́ ṣe tamattu ó fẹ́ ṣe umra fẹ́ ṣe ájì ó fẹ́ yà lọ́dọ̀ọ̀tọ̀ labbaika Allahumma umra àní ni ó dá tó bá kiran ó fẹ́ ṣe ájì àti múra papọ̀ tí ó ní separate ẹ̀ labbaika umratan wa hajjan àníyàn Jordan nìyẹn láti mikot àyíká àti gbéyìrá náà pé ní mikot ìgbà mí ń bẹ ó lè jorí afẹ́rẹ́ nígbà ń bólágbà wọ̀lú ìgbà mí bẹ lè jorí ilẹ̀ àwọn tán bá fẹ́ Madina wọ Mọ́kà mikot ń bẹ sílò ilé ìfà tẹ́ntì kọmọta síbẹ̀ bẹ̀ẹ̀ ni yóò ti gbé awẹ́ agékaná ìrìn àbíyá tàbí kátú ìrìn ìkìnàwọ́ ìkànnà ẹsẹ̀ àwọn ọkùnrin túbọ̀ mú wa agimọ́lẹ̀ tàbájọ́ wọ ìrám kò ní sí nǹkan kan lára wa kò sáwọ̀ tẹ́lẹ̀ bá sí wálé ayé gólóntó a wà so kamadi a dá kan búra a wà dàníyàn ní mikot tàbájọ́ dàníyàn mikot tó kú tẹ́lẹ̀bíyà لبيك اللهم لبيك لبيك لا شريك لك لبيك إن الحمد ونعمة لك والملك في ولونه tẹ́lìbíyà lọ́lọ́run adé o gbogbo jẹ́ganjẹ̀gan láti ṣe ká tó dé àdálẹ̀ àṣẹbọmọ́ wọ́n ni kálá fẹ́ máa sìn láti oṣù Shawwal àwọn ẹ̀tí máa lọ bẹ̀rẹ̀ sí ájì nìkan lọ fẹ́ tamato ó fẹ́ umura àtàjì nínú àjò kan wọ́n fẹ́ separate ẹ̀ ó kiran méjèèjì lọ fẹ́ papọ̀ umura àtàjì láì ṣùgbọ́n tí ọ̀pọ̀lọpọ̀ àwọn àfáà lọ dáájú náà ni tàmátò kí a ṣe umúra lọ́tọ̀ kásájì lọ́tọ̀ yẹn ni mọ́ọ̀zọ̀m tó jájì Nàìjíríà ya fàálùn àwọn tí wọ́n pọ̀ jù ní àwọn ni wọ́n máa ṣe tàmátò 99% alálàájì Nàìjíríà mútàmátìrọ̀n mútàmátìrọ̀n tó pé òun mú gbádùn dání nẹ́gbẹ̀ẹ́ wà gbádùn láàrin ẹ̀ kí n túnmẹ̀ aṣọ ìrám tó bá ti ṣe umura tán ọlọ̀bọ̀lẹ̀ ọmọ wàṣọ ilé ọmọ ọlọ́mọ ọbọ̀ kò sófíkà tó díẹ̀ tó bá múyàwó ẹ̀ lọ tó sì lè dálégbà pẹ̀lú wọ́n múyàwó ẹ̀ lọ sí kíní àyè gbẹ̀ tó bá ṣe umura tán kọ́ múyàwó ẹ̀ lásìkò ọyàwátán ní sùlìkádà ọyàwátán ní sùlìkádà ọ̀pọ̀pọ̀láàjí Nàìjíríà sùlìjà ní ọmọ wọlé kódà mímọ̀ wọlé lára fakọ́lá gbá mi bẹ̀ átún bẹ̀bẹ̀ fúnjọba ní ìjọba Saudi ematina o ó sì kú plane bí márùn ún átún bẹ̀bẹ̀ ní ló fi extend the land fún wa torí díẹ̀ àwọn nígbàtí a ṣe ájì 2019 tán buhari àgbà yí pé 2020 àtúnlájì àwọn kan pàfẹ́ lọ umura ní covid-19 bá dé èmi tí ẹ̀dí sanwó umura sí Egypt Airlines ó kọ̀sẹ̀ kan tí máa gbéra wọ́n bá mi process visa mi lọ́wọ́ lọ́kàn náà àwọn ọmọ ìyá wa òun náà lọ súnmúra òun lọ síwájú mi ó dé Dubai ní àsọ gbíkọ́ mọ́ wọlé o kó padà sí Nàìjíríà náà bá lè process visa mi mọ́ kò tí ìjọsù méjì lọ nísìn tí mo tó gbowó mi lọ́dọ̀ Egypt Airlines kó dágbà mọ́kọ́ pé wọ́n wọ́n ní mo sanwó sọ́dọ̀ àwọn ní mo sanwó ẹ lọ wo déètì báyìí déètì báyìí déètì báyìí mo fẹ́ gbowó mi padà nígbà tó di year 2020 wọ́n lẹ́ni kankọ̀ àwọn ọba kàmìyàn wá sáájì wọ́n tẹ̀fẹ́ kí àdó sí ara mùgá àná àmà fàtíwá dìde wọ́n láfẹ́ kátòpọ̀ mẹ́ni masalasi aláti fan space ó dé haram náà ó dé madina ó dé maka kékeré kọ́ ní wọ́n ní òkè ájì ìdáwọn fẹ́ kí wọ́n ṣe ní ìyá 2020 kò gbọ́dọ̀ kọjá àwọn tí wọ́n bá wà ní Saudi wọ́n sì ní kọjá 10,000 ẹgbẹ̀rún mẹ́wàá péré tó pín gbà mẹ́bẹ̀ 3 million ní ó sáájì gẹ́gẹ́ bí tipa ayé ọ̀ka covid àwọn 10,000 náà sáájì ní ya 2020 tí a sì jẹ́ pé Saudi wọ́n wà pẹ̀lú screen pẹ̀lú àyẹ̀wò àti àmójútó ní gbogbo bí kíbi wọ́n láwọn ọ̀fẹ́ kílómí wá láti ta àwọn ẹ̀tì sanwájì 2019 wọ́n lọ dì sí nígbà ọdún yá 2021 last year àdúrà tó gbà sí wọ́n ní àwọn extend òǹkà sí 60,000 ẹgbẹ̀rún lọ́nà ọgọ́ta pẹ̀lú májẹ̀mú wípé àwọn tí a ń gbé Saudi Arabia tí wọ́n wá láti ta wọ́n gbà láti Kuwait bó ti súnmọ́ wọn tó rìn wọ́n gbà láti Iraq wọ́n gbà láti Yemen alimukimun filimọ̀dákàtí àrọ̀bíyà Saudiya ṣùgbọ́n wọ́n ṣe májẹ̀mú kó lè jọmọ sọ́dọ̀ anisa ń gbébẹ̀ ní last year ẹgbẹ̀rún lọ́nà ọgọ́ta lọ́sàájì before last year 2020 tán kan pé wọ́n ní kọ̀sáájì lọ́dún mú ní wọ́n sọ pé kọ̀sáájì lọ́dún yìí wọ́n dín wọ́n fẹ́ ètò sí ní ájì wà ẹ má sọ pé kò sáájì lọ́dún wọ́n sì sáájì wọ́n sì gàràfá wọ́n sì lọ mìíná wọ́n sì lọ múzàlì wọ́n sì gbé ìrám ṣùgbọ́n àdúwà gbà ní láàáṣíà wọ́n kìí sí òǹkà a tún bẹ lọ́un ọlọ́dún wa ní sí lọ́dún àdúwà wọ́n ló gàjọ́ sáájì lọ́dún ní 1 million wọ́n gbà kí àgbáyé wá káwọn èèyàn wá Nàìjíríà náà wá wà náà jẹ́ sínà fún gbáwà Nàìjíríà náà alánà sáàjì ní ọdún lẹ́yìn tí ó bá meet condition ẹ̀lọ́wà sí kíní a sì mọ̀ pé inú àwọn ìlú tó ń káájú wọn máa ń pọ̀ yàtọ̀ sí àwọn Indonesia Indonesia Pakistan àwọn ìlú kan wọ́n ń pọ̀ jù ní ájì nínú àwọn tó tẹ̀lé tó tẹ̀lé yẹn Nigeria at least ájì tó jẹ́ ájì tó straight kìí dín ní 100,000 ẹgbẹ̀lọ́nà ọgọ́rùn yàtọ̀ sálùmù kọ̀rọ̀ yìí Nigeria ló níyẹn ọgbà rọ́bìn Benin lọ pásọ̀tì Benin ní ó ọmọ Nigeria sí ni àwọn àlùkọ́ ní ájì nù ọgbà Senegal lọ ọgbà Africa sí lọ gbogbo àrùkọ́ wọ́n sì kó pásọ̀tì yín wá Burkina Faso <laughs> ẹ̀rì wọ́n wá ní ohun kàjá fún Nigeria lọ́dún yìí for 3008 ẹgbẹ̀rún mẹ́tàlélógójì àti èyàn mẹ́jọ àwọn tí a máa ń gba òǹkà 100,000 ẹ̀rì pé bí around 40% ó ní ẹ̀ àwọn èèyàn tí wọ́n ń pariwo ẹn 2019 mo ti sanwó ájì gbogbo olólọ́dún tí ó jìbìtì ní ní kọ́ntàfẹ́ kóyìn lọ jẹ́ ṣe àti ìjọba àti private o anẹ́ni 43,008 lóǹkà ọmọ Nàìjíríà tó lè wọ́ ájì lọ́dún yìí ọ̀kan nìyẹn lọ́wọ́ adigun wọ́n ń pé ilé wọn lọ tààtàtà ṣe tó pé 2000 ni máa ń kó wọ́n fún ní 1000 àwọn jẹ́sàn ó sọ́dọ̀ ẹ ti jẹ́ 5000 wàhálàdé àdóòdé inú àdáwò tó sì ń bẹ lára ọmọ Nàìjíríà lórí ajì ní pé ọmọ Nàìjíríà kò gbọ́jẹ́gbé lórí ọ̀rọ̀ ajì bí ọ̀dá ìlàájì kò sí sùúrù a ní tí ó bá ṣe pé ìṣẹ̀lẹ̀ bá ṣẹlẹ̀ wọn bá lè lọ sáájì ẹlòmí ò ní délé táwọn aláàjì ó fi dé yóò lọ gba hòtẹ́ẹ̀lì tàbí kó sá lọ Gánà ìjọba ìlànà sì rẹ̀ yín kò sáfẹ́ ká sí rí tú ọmọ Nigeria, gbogbo aliman bil qadar kagbà kádàrà gbọ́ yẹn ẹnu lásán lọ́wọ́ àkọ̀dọ́kàn gbọ̀dọ́kàn tó ń tọ́mà Nàìjíríà lè fẹ́nu sọ sí tẹ bá fi láti kọ́ lọ sáájì kò súnkọ́ tí ó lè pè yí ìbálàlájì ní a ní fìyẹ́ lẹ́ o yẹn ọ̀kẹ́ rárá mo fẹ́ láájì ní torí díẹ̀ ọ̀rọ̀ àgbà sùúrù

lẹ́yìn náà àwọn ìgbòyìn jọba wọ́ọ̀dù gbogbo òfin pátá lágbọ́dọ̀ tẹ̀lé òfin mẹ́ta ló sì wà tí wọ́n bá fẹ́ lọ ájì òfin mẹ́ta ló wà tí wọ́n gbọ́dọ̀ fi ṣeré àkọ́kọ́ òfin ọlọ́run wala fusuka wala jidala fil hajj kò sí wá gbèrè kò sí ìrúfin argument kò sí láàájì o àtàwọn òfin mi gbogbo ẹnikẹ́ni tó bá lérò ń gba aburú gẹ́bẹ̀rẹ̀ sọ́nà suratu hajj ayat 35 inni àbáwa abdullahi ibn masud abdullahi ibn abbas abdullahi ibn umar lórí ayá yẹn wọ́n dẹ́rùbà yẹn pọ̀pọ̀ wọ́n ní gbogbo ààyè lèyàn ti lè láníyàn tí ó dá tọ́nà òsì ní gbáyàn mú ṣùgbọ́n ti kèsè ti hajj kò sí kókó sẹ̀sẹ̀ bó bá ti lérò tí ó dá ọlọ́run wọ̀mọ́ yìí fi ìbí ilẹ̀ àádín bìzúlẹ́mẹ́ni

o náà ni wípé wọ́n ní ẹni ó bá ti kọjọ́ ọmọ 65 years kọmọ wá sí hajj kódà nìkan bí lèrè ní àná àbíjẹta tó stars sóun lè lọ change passport ìhun kò fẹ́ lọ dín ọjọ́ orí ìhun kù mo ní gbà fọ́lọ́hun gbà fọ́lọ́hun gbogbo orúyìn àwọn afá máa fà ní wọ́n ní sáájì sọ́lájì àbí ọ̀lájì ẹ mọ̀ràn kan sọ pé hajj sahih wàlákín náà ààfimọ̀ alílẹ̀ ìfìm ajẹ́ ẹ̀dá ṣùgbọ́n ẹlẹ́sẹ̀ ni a mi pé hajjú gẹ́rù sọ̀hẹ̀ ajẹ́ ọ̀rẹ́ láàfíà torí ọ̀nà tó gbà wọ̀lú ọ̀nà ìrú ni nígbàmá wọ́n ń mara wọn lọ́wọ́ àwọn àfáǹfà mọ́lọ́dà àkọ́dá kí ló jà fọ̀rọ̀ mọ́lọ́ ni àníyàn ṣe pàtàkì gan wọ́n tún ní ìjọ wọn máa ń rọrùn kíyàn change ọjọ́ orí ẹ̀ nínú passport nínú international passport nínú Nigerian international passport kò rọrùn mọ́ ní ìsìn tó gbá ti computerize ẹ̀ computerize ẹ̀ ní ọdún kan passport mi sọnù ní Sudan bana dr eh, musulode ìwà lọ mo wá dáàmú dáàmú dáàmú dáàmú dáàmú dáàmú mo wá ti bẹ̀rẹ̀ sí processing passport yẹn lọ ó wá kù díẹ̀ kí ìgbà passport yẹn ní bàbá ń rí ìtọ́sọnù bó bá lọ sí Nigeria embassy lọ wọ́n ti bá rí ìtọ́sọ nù òkè wọ́n bá tẹ̀ báyìí tẹ̀ báyìí tẹ̀ báyìí tẹ̀ báyìí máa lọ bá lọ gbọ́n wá Nigeria tí pásọ̀ ni wá expire mo renew Sudan náà ti ń ṣe process lọ́wọ́ bí wọ́n ti ti mọ́nà kọ̀mpútà báyìí kò mi lẹ́yìn ìbò lọ wà mi lẹ́yìn mi ò sí ah wọ́n ní tó rí ìdìrẹ́ o kí wọ́n lọ sí wọ́n wá ṣe link ẹmọ́ Sudan wọ́n ní máa dé Sudan tó rígbà Sudan mo ti lọ rígbà ó sojú Dr. Musuludin mo para tí parembasi ti ẹmí fẹ́ bọ́ mo tó dọ̀n tán wọ́n láyé àti yíṣù ẹ̀ fún tẹ́lẹ̀ kékeré kọ́ tó díje kéèyàn sagbújẹmọ́wọ́ Nàìjíríà tó ní ti yàtọ̀ develop ju bó ṣe wà tẹ́lẹ̀ lọ tẹ́lẹ̀ Nigeria pásọ̀tù márùn pẹ̀lú ṣíṣe ọjọ́ orí 20 years 30 years and 50 years nísì kò pọ̀síbù ma àfẹ́jọba tí ní ojú tó bá fẹ́ mẹ́yàn ya fíbẹ̀ àwọn ọmọ yìí náà sì rí ojú tó bá fẹ́ mẹ́rẹ̀kẹ́ fíbẹ̀ láti fíbẹ̀ báyìí kọjọ tí jọ mọ́ wọ́n ti fi sínú kọmpútà ó ti dìbẹ̀ ní ẹ nínú àwọn òfin Saudi Arabia ó ní o gbọ́dọ̀ má gba abẹ́rẹ́ COVID ó ni wá Nigeria factor kúnbẹ̀ wọ́n ra bẹ́yẹn lórí afẹ́rẹ́ nìsìn ni ilé náà lọ wà tó ẹ̀ tó tó wá yíṣù ẹ̀ fún ẹ̀ tí ó sì sáyẹ̀ wọ́n sẹ́ndì ẹ̀sẹ̀ akọwà ṣe bẹ́ẹ̀ ní last year tí a lọ fi múra bẹ́ẹ̀sẹ̀ ń dé Saudi Arabia ni wọ́n ń yẹ̀ wọn lára o Saudi Arabia ṣe ẹjì ló ṣe ń bẹ lọ́dọ̀ wọn wọ́n wá rí pé ó sàbẹ́ẹ̀ lára wọn <laughs> ó wà nù pépà kò sínú ara wọn ìnáfikọ́ dá àwọn jẹ́mẹ́sùmúlá tàníjíríà dúró lásìkò yẹn àtàwọn olúmi náà tí a jọ wátà àjọ máa ṣe bẹ́ẹ̀ kò ṣe abẹ́rẹ́ lára nú tákàdá lọ́wá wọ́n sì tákàdá wọn gbà yí nẹ́bí wá sí pé compulsory ni tọ́bà ti fà tọ́ ìrùbá ń bẹ̀ tó fi gba abẹ́rẹ́ jẹ ọ̀lájìnú wà gba abẹ́rẹ́ àjẹ́ ara tó gbọ́ bẹ́ sí kíní bẹ́lájì òfin wọn lọ́nu wọ́n ni gbẹ́mbọ́ gbogbo tí a ń pè ní alẹ́ ìtìrazat tibiyya gbogbo àwọn medical protocol ló gbọ́dọ̀ tẹ̀lé pátápátá wọ́n fẹ́ mọ́nìtò ẹ̀ eléyìí ò náà ni kó tó wá kan òfin Nàìjíríà ìjẹ́nà ló fẹ́ tí ẹ̀ kó tó wá kan òfin àti ẹn kó wá lọ private ni o state kanáà ló lófin kí ní a fẹ́ lọ́dọ̀ yìí kí ní a fẹ́ kẹ mú dání kí ní a fẹ́ kẹ mú dání kó tó wá kan òfin yálàìn yálàìn tẹ́ bá fẹ́ wọ̀ kíná fẹ́ kẹ́ múdá kíná fẹ́ ni àwọn ọ̀rọ̀ tí mo fẹ́ fi kún ọ̀rọ̀ pé a kó nú ìbádà kan àtúbọ̀ sí kíní bádà alhajj fún ọjọ́ fẹ́ lọ hajj kọ́lọ̀ kó sí rọrùn káwà sí sùúrù àwátá sanwó hajj tọ́lọ̀ kádà kalẹ̀ lọ lọ́dún gbogbo ẹmbà sanwó hajj náà jẹ́ àkọlẹ̀ lọ kò possible a sì sùúrù ni ẹni lọ bá ní ọkàn inú wa ò náà ni àwọn tí wọ́n fẹ́ kó àwọn yẹn lọ ọlọ́bàá ni ràn wọ́n lọ́wọ́ àwọn tá a fẹ́ tẹ̀lé wọn ọlọ́run fa ń sùúrù kọlọ́run wá kí àwọn tí wọ́n fẹ́ lọ kí wọ́n lọ dákẹ́ bọ̀ dáadáa wa àwọn tá ti lọ tá tó fẹ́ lọ tá tó fẹ́ lọ sọ pé lù tí èèyàn máa lọ tí èèyàn tó fẹ́ máa lọ ni kò sí àtó lè jẹ̀yàn láàjì kò sí bí àná sí lè jẹ̀yàn tó èyàn jíyà lọ́hun o kó wá ní ọlọ́mọjẹ wá má kò sí ẹ̀mí yẹn máa mú bẹ́ẹ̀ ni bó bá ti kú mẹ́ta bí tó padà bẹ́ẹ̀ ni àdámà ìlú yẹn àwọn tí wọ́n ń ṣètò lọ́nà ìjọba Saudi Arabia gbogbo ìgbìmọ̀ alálàájí gbogbo àti àwọn afáàbẹ̀ ọlọ́bá ni dó tí wọn bá nà wọn lọ́wọ́ àwọn náà tàà ń jálẹ̀ tàà ń lọ bá wọn lójà kọ̀rọ̀ ni فيكو تأمل ما لأشهر الحرم أحكام حكم وأداب àgbọ́yé bóò láásí báwọn oṣù ọ̀wọ̀ lò àwọn àdájọ́ olówà fún àwọn àǹfààní òní bẹ́m̀bẹ̀ kí láwọn ẹ̀kọ́ yááyì tààfí báwọn àsìkò yẹn lò torí pé àwa mùsùlùmí ajínà sẹ́sìn wa pọ̀ kọlọ̀n kó mo ń wo program kan lánàá lórí social media àwọn àṣẹlẹ̀ tí ń ṣẹlẹ̀ láàrin àwa mùsùlùmí àgàgà nísàlẹ̀ wa ń bí láàrin àwa ta pẹ̀rọ wa ní àfá àtọmọ kíw àwa tọ́lọ ní akíw àti bá a ṣe ń bára wa ṣe inú èyàn àbàjẹ́ tẹ́ bá jẹ́ mùsùlùmí gidi tọmọ ní rò pé èyí ń ṣe yíò mú ọjọ́ iwájú ọ̀làwà fún Islam kò wá sí pé kẹ́nìkan má sọ̀rọ̀ ni àfi fún lésì tó bá fẹ́ mọ̀ tí mò ń sọ yìí tó bá ń wá ọ̀rọ̀ àlùwàlá ní social media ablution how to perform ablution wà á dáàmú dáàmú dáàmú dáàmú dáàmú dáàmú dáàmú kò tó rí wáàsí kan lórí kíni how to perform salat bóòlù ẹ̀ sí kínu tó gbé sínú Google wà á dáàmú dáàmú dáàmú kò tó rí wáàsí kan tó bá ní èsì ọ̀rọ̀ Allahu Akbar lójú ẹsẹ̀ more than 2000 wọ́n bẹ̀ pé àfáàwó ìṣòro ewó àìnànáza ìlà ìrìnà ìbọ́lá ń lọ tàwà ń waste time àwọn èèyàn tàà ń waste time ara wa ẹ wá ní rí ẹ̀kọ́ gidi kankan inú ọ̀rọ̀ yìí omi tó wá tó ń bẹ ọ̀rọ̀ tí wọ́n máa sọ àwátá àti ẹ̀mọ́ kí rárá àti ẹ̀ní gbọ́ tó bó lábá náà sáà ń sọ nígbà bá ń gbọ́ ilizam ọmọ kékeré jẹ́ ilizam <laughs> wọ́n ọmọ kankan jẹ gbogbo aburú ní fún wa gbogbo àwọn àsìkò tó wáyé kákàkún tó ẹká fi kọ́rin lẹ́sìn nílé ayé dáa wá yìí tí èyè wá lẹ́ẹ̀mejì ìbátá ayé wá yóò bá lónìyàn mọ́mọ́ta ọgọ́dẹ́ kọ́ mọ́tíkì yà mọ́tò dáàfà àti wá fi kọ́ àníyàn bí a bá ti kú àríkàmẹ́ ti dénú kò tí ó pẹ̀ tí àwọn jọjọ́jú orí àwọn jùlọ pé wọn ò tí ìrìnà tó kú kò sí láàmà pé ìwàláyé ti wà lé ní ọlọ́run fi kẹwa ni a ti náà mọ́ tó bá wà lábí wọn ti ọ̀sán láyé má lé ní abarajẹ́ asaragiri arọ́nà tó pé àjọ jẹ́gbẹ́ ni wọ́n jọ bí wa papọ̀ ni fámílì kan náà ni wá àjọ lọ sùkú Aara tó ẹka rán hádà àyèbùn alébùlélé yìí ní gbèsè ayé wa yìí mùsùlùmí tẹ́ bá bí ọmọ mùsùlùmí ní ìsìn pé àsìkò la yìí kọ̀ mọ́ sásìkò ìbú láti ẹwà yìí ẹ̀rì tauba ní àyà 36 ọlọ́ọ̀bá alikọ́lá ń kọ́ alẹ́kọ́ nípa bó ṣe ṣètò ayé bó ṣe ṣètò ayé wà ń إن عند الشهود أعوذ بالله من الشيطان الرجيم إن عدة الشهور عند الله أنت راجي يوم كوز بلده الله Ìsìnà àṣàrà ṣáhùrọ̀. Ọlọ́run ní oṣù méjìlá ni lóṣù tó wà lọ́dún hàn lọ. Fi kitabillah. Ọlọ́run bẹnu tí ó hàn lọ́run. Yawma khalaqa as-samawati wal-arda. Ìjọ́ tó ń dá sánmà àti ilẹ̀ ló ti wà ń bẹ̀ minha arba'atun hurum ó ní bẹnu àwọn oṣù mẹ́rin tó jẹ́ oṣù ọ̀wọ̀ dhalika dinul qayyim kẹ́ máa fi àwọn oṣù ìlú gbèsè ayé yín o náà ni òǹkà tó lálàáfíà jù ní tí ń túmọ̀ sí pé ẹsẹ̀ sí fẹsẹ̀ rinlẹ̀ fala tadhlimu fihinna anfusakum ọlọ́ni ẹgbọ́ sàbòsíra yín nínú àwọn oṣù ojú ọ̀run méjèèjìlá àgàgà àwọn oṣù mẹ́rin tó jó sọ̀wọ̀ ń bẹ̀ dánlọ́nu ayà ìfìrìnlẹ̀ fún wa wípé oṣù tí ń bẹ lọ́dọ̀ Ọlọ́run mélòó inú méjìlá yìí mẹ́rin bẹ jẹ́ tẹbàá kún àmùsùn jọ lẹ́ni ibi ẹwà dákọ mẹ́rin tó jó sọ́wọ̀ fún wa kárúkọ́ ma wòlẹ̀ ni ẹlẹ́ẹ̀kẹta ẹwà sọ́bù láásí bá oṣù ọ̀wọ́ lò tó gbọ́dọ̀ yàtọ̀ àgbọ́ bá oṣù mẹ́rẹ̀ ẹ̀yìn ẹlò bá sí bá gbóṣù yókù ni kéèyàn crime ni ìjìrám káwà fi àwọn oṣù ọ̀yẹ́ dọ́gba ara wọn kò gbọ́dọ̀ rí bẹ́ẹ̀ àwọn oṣù ojú ọ̀run lọ́lọ́bà ń sọ kí wá láǹfààní ẹ̀ inú súrátù Baqara ayàwà 89 ọlọ́run ni yasalunaka yasalunaka anil ahilla ọlọ́run wa máa bèèrè ànábìlẹ̀ nípa ilé tẹ́sù qul hiya mawaqitu linnasi wal hajj wọ́n ní sọ fún àwọn yí máa fi kí wọ́n máa fi máa sìkò ìgbésẹ̀ ayé wọn àgàgà àsìkò hajj oṣù ojú ọ̀run nẹ́fẹ́ká máa fi másìkò níta mọ́ másìkò lé lórí pọ̀ ọdún iléyá ó lásìkò yìí sí ìgbà tó bá wù hajj ó lásìkò ààwẹ̀ ó lásìkò obìnrin ọkọ ẹ̀kú ọfẹ́sẹ̀ ìdà ó lásìkò wọ́n kọ́ ó lásìkò àsìkò la ń bẹ̀rẹ̀ ẹran sísìn yìí kí lọ́jọ́ orí ẹran yìí tá a máa fi ṣe nìyẹn a máa fi date a máa fi ṣe documentation gbogbo eléyìí ó ní Yunus àyà ẹlẹ́ẹ̀karùn-ún àtúrí tọ́lọ́ọ̀bá tó ń sọ ara aṣẹ́ tí oṣù ojú ọ̀run máa ṣe ẹ máa kàrò pé oṣù ń lé ń lọ ó ń bọ̀ kíkàn lásán ó ní àwọn aṣẹ́ tó ń ṣe inú àwọn aṣẹ́ tó ń ṣe gẹ́gẹ́ bí ètò ọlọ́run ọlọ́run wà lẹ́dì Wàlẹ́dì jẹ́lẹ̀ ṣẹ́mṣẹ̀dìyà àwọn kọmọrọ̀ núrọ̀. Ọlọ́run ló ń ṣe oòrùn ní malẹ̀ tí máa tara, ó ń sòsùpá ní malẹ̀ tí máa tutù mani lára. وقدره منازل لتعلموا عدد السنين والحساب ọ̀rọ̀ ni a pè bùbù fún òṣùpá ó nílé tí máa dé sí mọ́sílẹ̀ bá dàmásílà lè ní oníbi tí ó dé sí lọ́la bí tí ó dé sí àpapọ̀ náà pé ní manazil ọlọ́ntorí tukini di ta'alamu kẹ́lẹ̀ bá fi ma adada sinina walisa kẹ́ máa fi so nka ọdún àti ìṣirò calculation ìmakani lọ́dọ̀ àwọn afẹ́sì anábíwá Muhammad sallallahu alaihi wasallam hajji ìgbẹ̀yìn tó ṣe tán pè ní ó jẹ́ tó wàdá hadisi abubakira lọ́gbà hadisi wá lọ́dọ̀ ànábì ó ní ana nàbí sallam khataba fi hajjil wada pé ànábì báwọn yẹn sọ̀rọ̀ ní ají ìgbẹ̀yìn ó wá sọ báyìí pé ẹ̀yin yẹn o inna zaman dájú àsìkò qad istadara ó ti yípo báyìí kaihatihi yawma khalaqa Allahu samawati wal ard ó dà ẹgẹ́ as-sanat ìtìnà aṣẹ́rọ̀ ṣẹ́rọ̀ anábìnrin lọ́rí mọ́ pé oṣù àbọ́dún oṣù méjìlá lọ́dún minha arba'atun hurum ìbẹ̀m̀bẹ̀ oṣòwò mẹ́rin bẹ̀yẹn ẹ̀rinú alùkwáni ọlọ́run kan sọ pé minha arba'atun hurum ní gbogbo alùkwáni látòkè délẹ̀ inú oṣù ojú ọ̀run oṣù mọ̀dánì kan bá dárúkọ kò dákó sùmí ìyẹn la máa ní sí súnà ìyẹn ló gbá àwọn alálùkùránì sangili tí arábíyàn ti wónú ayò lè gbọ́ àgbọ́yà alùkùránì fi kọ́ masúnà a lè ṣe kò sí gbogbo tí Ọlọ́run bá ní a ṣe nú ẹ̀sìn táà bá ti fi súnà kún a lè rí ṣe alùwàlá Ọlọ́run ní a ṣe sùjúdù bó láṣe zùkú bó láṣe sùjúd mélòó sùjúd ẹ̀lú bọ́bọ̀ láṣe kéw gbó láàkè fàjà kó lágbé súra gbogbo sẹ̀mẹ́ alimani amida rabbana walakal hamd kò sínú alùkwáni o ìlàfimani bukata sí súnà súnà náà lọ́jí ká ma àwọn súnà ń pẹ̀lú súọwọ̀ Thalathatun mutawaliyat. Anábi ní mẹ́ta ń bẹ tẹ́lera wọn ní oṣù mélòó? Mẹ́rin. Mẹ́rin. Inú oṣù ọwọ́ mẹ́rin mẹ́ta tẹ̀lé yẹra wọn sàlátà dùmdàwàlìyà àkọ́kọ́ tó lè káàdà oṣù kọkàn lọ́dọ̀ àwọn mùsùlùmí òzùlùhíjẹ oṣù kejì lọ́dọ̀ àwọn mùsùlùmí oṣù àkọ́dọ̀ àwọn mùsùlùmí ọ̀kan wá takété múdọ̀r òun náà rọ́jọ́ bù táwọn arìnrìn tá ń pè ní múdọ̀r mọ́ ń tí ń bẹ láàrin jùmọ́ thaniya àti ṣàbà imam ahmad gbà wá imam bukhari gbà wá fi tafsir imam dáadáa gbà wá fil manasik imam muslim gbà wá fil qasama báàbù tahrimi dìmá ẹ̀rì inú riwaya kan ládàbà abúláyé umar ránà sọ pé awwaluhuna rajab anábi fi rajab sàkọ́kọ́ àrà riwaya mi sọ yí pé zulikada ọ̀nà ni àkọ́kọ́ riwaya tó pé rajab lákọ́kọ́ yẹn riwayatun da'ifa riwayatun da'ifa torí díẹ̀ sulikada ni àkọ́kọ́ oṣù hurum arba'at hurum eléyìí nísìn lọ́wọ́lọ́wọ́ báyìí nísìn àti wá wà nínú oṣù ọ̀wọ̀ nínú àwọn oṣù ọ̀wọ̀ yìí àti wà nínú oṣù ọ̀wọ̀ sulikada báyìí sulikada ọdún yìí níjọ́ tí June bẹ̀rẹ̀ náà bẹ̀rẹ̀ wọ́n ìdè ni 1st of June ọ̀nà ni first zulikada tó bó ṣàwàd wọ́n kà pé ọgbọ̀n ètò lékè jù lágbàáyé mùsùlùmí wọ́n kà ṣàwàd tọ́lọ pé ọgbọ̀n àjọwàwà nú zulikada báyìí òní lọ́jọ́ keje ọjọ́ kelo oṣù ọ̀wọ̀ àkọ́kọ́ nù ní oṣù ọ̀lá wà àwọn àbá wa ń béèrè béèrè limaza sumiyat hazi al-ashhur al-arba'a hurma wọ́n ní kí ló dé tí wọ́n ń pè àwọn oṣù mẹ́rẹ̀ẹ̀rin ní oṣù ọ̀wọ̀ wáì wọ́n fẹ́ bá ní wárìsì wa qad ikhtalafa ahlul ilmi fi dhalika ala aqwalin lórí eléyìí wá rẹ̀ àwọn onímímọ̀ wọ́n ní ọ̀rọ̀ ẹyọkan lé lórí wọ́n ní ó sì ṣọ̀rọ̀ lé lórí pé tí àwọn oṣù mẹ́rẹ̀ẹ̀rin fi ń jẹ́ oṣù ọ̀wọ̀ ẹ wá fẹ́ gbọ́ àlàyé lẹ́nu àwọn onímímọ̀ fàkílẹ̀ àwọn kan sọ yí pé torí pé títóbi fífún ní ọ̀wọ̀ títóbi fífún ní ọ̀wọ̀ èyàn náà pé kí respect ká gbé respect fún àti tóbi ẹ̀ṣẹ̀ nínú ẹ̀ ẹ má gbọ́ qala ibn abbas títóbi ẹ̀ṣẹ̀ nínú ẹ̀ oṣù tí ọlọ ìtàgbé Ṣawwal tí a bá dẹ́ṣẹ̀ ń bẹ̀ tó wá tó dẹ́ṣẹ̀ ẹnu ìsìn èyàn ṣe sì nínú oṣù Ṣawwal kéṣù sọ̀wọ̀ a wá ṣe sì nínú sùrì káàdà yìí ẹ̀ṣẹ̀ sì náà yẹn táàṣì sùrì káàdà ojú ti kínirọ Ṣàbán lọ èyàn mú tínú Ṣawwal tàbí Rọ̀bílà Awwal tàbí nú tá a bá múnú oṣù ọ̀wọ̀ ojú ti àwọn oṣù yókù lọ bẹ́ẹ̀ náà lọ pàárọ̀ olùjìbìtì oṣòfófó ọ̀sọ̀rọ̀ ẹ̀yìn oṣìkẹ́ni má ní gbogbo tí bá ti jẹ́ ẹ̀ṣẹ̀ tá a bá dánú oṣù ọ̀wọ̀ ó tóbi jẹ́ṣẹ̀ tá a dánú oṣù ẹ̀wẹ̀ lọ bẹ́ẹ̀ náà bó dáadáa tá a bá ṣe inú oṣù ọ̀wọ̀ lọ kí á mú lè zùlùkádà ìlọ́lájú dáṣe lọ́ngbàtí ilá ìgbọ́dọ̀ bá oṣù ọ̀wọ̀ ló bá ṣe bá àwọn oṣù yókù lò eléyìí tá wá ń sọ lé ní ọ̀pọ̀lọpọ̀ wa kò sí yàtọ̀ ńbẹ̀ tí a bá yẹ̀rọdó sùnwọ̀n Islam arìbó sí yàtọ̀ ńbẹ̀ múnà bá sì wá sọ báyìí pé ó ní ikhtasallahu ikhtasallahu arba'ata ashhur ja'alahunna wá sí wọ́n ní oṣù ọ̀wọ̀ abúlábùnà àbájọ́ ọsà oṣù mẹ́rin kan lẹ́sà ó wá sí ní oṣù ọ̀wọ̀ náà wa azama hurumatuhunna wa ja'ala dhanbu fihinna a'zam ó sì gbé ìjẹ́ ọ̀wọ̀ rẹ̀ ọlọ́gbé tóbi ó gbé ìjẹ́ ọwọ́ àwọn oṣù ó tóbi ó wá sí ẹ̀ṣẹ̀ níbẹ̀ ní tó tóbi bẹ́ẹ̀ náà ló fi síbẹ̀ iṣẹ́ rere àti ẹ̀san tá a ẹ̀ ọ̀pọ̀ qala Ka'b táàbù sọ báyìí pé ikhtar Allahu zaman ó ní ọlọ́ọ̀bá àlíkẹ́ ọlá ọ́sẹ̀ sàásìkò fàábùhó ila Allah al-ashhur al-hurum ó ní ètò wá tí Ọlọ́run nífẹ̀ẹ́ sí jù ní àwọn àsìkò náà ló sọ ọ̀wọ̀ mẹ́rẹ̀ẹ̀rin yìí eléyìí ọ̀rọ̀ kanu nínú ọ̀rọ̀ àwọn onímọ̀ tí àwọn òṣèrè fi ń jẹ́ oṣù ọ̀wọ̀ ò ní pé oṣù tá gbé títóbi fún tó pé sẹ́ẹ̀rẹ́ bá ṣe ń bẹ̀ ìlọ́pùlẹ̀sán rẹ̀ abúdá bá ṣe ń bẹ̀ ìlọ́po náà ni jíyà rẹ̀ lọ́dọ̀ ọlọ́run lẹ́fí máa ń sọ́ra kan wá ní mùsùlùmí méjì ń jà inú oṣù gíní tó bá mú wọ́n ní ń búra wọn inú oṣù gíní wọ́n lágbájá oṣù òfófó inú kíní ọsọ̀rọ̀ ẹ̀yìn ẹ̀rí ni o gbọ́dọ̀ jẹ́ kí àwọn ọjọ́ yẹn lọ láìbalò dáadáa wàkílẹ̀ lè tàhírìbù kìtàl ha. nínú ọ̀rọ̀ míì tí wọ́n tún sọ lórí kí ní ó jẹ́ tí ó sì fi ń jẹ́ oṣù ọ̀wọ̀ ọ̀rọ̀ àkọ́kọ́ nìyẹn títóbi ìwọ̀ ọbẹ̀ ọ̀rọ̀ ẹlẹ́ẹ̀kejì tí wọ́n tún sọ ó ní pé láti yí pé ọlọ́ọ̀bá Allah ó ogun àwọn yìí ní àsìkò látàyé ànábì Ibrahim inú ọlọ́ọ̀bá alékọ́ láti ṣe ogun jíjà léèwọ̀ inú oṣù ọ̀wọ̀ ìlànà Ibrahim àti Ismail ni tí àwọn alábáwá jogún àwọn alábáwá jogún rẹ̀ ìgbà alábáwá jogún rẹ̀ ìgbà tí Islam wá tún dé Islam náà fi ẹsẹ̀ rẹ̀ rinlẹ̀ Islam fi ẹsẹ̀ rẹ̀ rinlẹ̀ ìyẹn ni díkejì tí àwọn oṣù ọ̀wọ̀ fi jó sọ́wọ̀ ìwọ̀ ni ká jagun bẹ̀ẹ́ kánàbí tó dé àwọn ọlọ́ba a máa jagun wọ́n máa para wọn nítorí ọ̀rọ̀ tí ó tó nǹkan omi ń bẹ wọ́n jagun fún 40 years kó dógún gbẹ̀jẹ́ jà nílùú Madina 120 years náà fi jà 120 years ṣùgbọ́n inú òfin ní pé tí ọ̀kanú sọ ìbá ti lè lé wọn ní jàmà wọ́n á dógún dúró kódà tí a bá rẹ̀ ń tọ́pa bàbá rẹ̀ yọ́ ma lọ wọ́rọ́wọ́ ni lihurmati hadhihi ashur lihurmati torí ìwọ̀ tí ń fún àwọn oṣù mẹ́rẹ̀ẹ̀rin nígbà náà bí náà wá dé islam fọ́sí sọ̀rọ̀kan wá sẹ̀ lásìkò muhammad ọkọ̀ náà sàbẹ̀ rán ní abdullahi ibn jash radiyallahu ta'ala jáde pẹ̀lú ikọ̀ àwọn jáde inú oṣù Rajab wọ́n wá ń rò pé ṣé oṣù só ti tán ni àbí ò ti tán a náà mọ̀ pé wọ́n ni ṣùgbọ́n wọ́n sọ kò sí oṣù Rajab kò sí ń ta wọ́n pa inú àwọn láwọn bá ń pariwo pé Muhammad òfin tí ń bẹ́ńlẹ̀ ó ti rú òfin tá a bá ń lẹ bàbá wa tá a bá ó ti rú ns wo ẹ̀yin mùsùlùmí yóò bá ní ẹnìkan ní fọ́jú nílò afọ́jú tí a nílò afọ́jú lọ lọ ló pé ẹsẹ̀ individual wà máa dìlérí jama àwọn kan ni wọ́n rúfin ṣùgbọ́n Ànábì ní pariwo lé lórí àwọn ará ní a bá rán ikọ̀ bá Ànábì pé sọ́dá kéèyàn máa jà kí a máa jagun ló sọ ọ̀wọ̀ wọ́n ti mèsí o sọ́gbẹ́ lọ tọ́ ànábìnú ẹwà gbọ́ lọ́wọ́ afẹ́ fèsì Quran chapter 2 verse 270 yẹ̀sẹ̀lónáka àni ṣàrìl qitalin fi ọlọ́ni wọ́n máa bèèrè ànábì léèrè nígbà oṣù ọ̀wọ̀ sọ́dá kéèyàn jagun ń bẹ̀ ká máa jagun ń bẹ̀ wọ́n bèèrè lórí ànábì qul qitalun fihi kabir ẹwú ọlọ́ọ̀bá Allah ọlọ́ọ̀bá ní fún alẹ́sì ìjagun nínú bẹ̀ ẹ̀ṣẹ̀ ńlá ni ẹgbọ́n ni ìjagun níbẹ̀ ẹ̀ṣẹ̀ ńlá ni ṣe mọ̀ pé èsì tí ń retí onákinu ọlọ́run wá fi dádó mẹ́yẹn wọ́sọ́dù ẹ̀nsẹ̀bílélàá ọlọ́run ní ìdínà ojú ọ̀nà ọlọ́run àti àfẹ́sẹ̀tọ̀ ọlọ́run wa kufrun bihi àtàdá ẹsẹ̀ kèfèrí sọ́lọ́un odi mélòó odi méjì wal masjidil haram àtàdá tí ó jẹ́ káwọn èèyàn sin lọ́un ní Mákà odi mélòó wa ikhraju ahlihi minhu akbaru inda kan jagun lọ ìwà wọn tí wọ́n ń hù ọ̀rọ̀ fèsì fún wọn ẹ̀yin wá ń bèèrè ogun jíjà ẹ̀mọ̀ràn tẹ́yìn gan dá ẹ̀yin náà mọ̀ràn tẹ́ dá ẹ̀rì torí díẹ̀ bó ni ànábì ṣe wá bọ́rọ̀ ilò nígbà ìṣẹ̀lẹ̀ṣẹlẹ̀ ó dùn ànábì gan ó dùn àwọn sàábé àwọn abúlábùnú jáàjì tọ́rọ ìṣẹ̀lẹ̀ ó dùn wọn ẹkún ni wọ́n ń sun káyà tó sọ̀kalẹ̀ so ayà tó lọ́n fi rẹ̀ wọn lẹ́kún rẹ̀ gbogbo olú Mọ̀dínà lọ́pàlọ́lọ́ lọ́kàn gógó kọlọ́n tó wá sọ ayà ìkalẹ̀ anábi wá sanwó ẹ̀mí ọsàn díyà owó ẹ̀mí àwọn tí wọ́n pààyàn ọsán fún àkẹfẹ̀ẹ́rí lọ́rọ̀ bá tán Ọlọ́run wá fi ayà ètò àwọn mùsùlùmí lẹ̀ pé àforíjìn yìí ẹsà ṣiṣẹ́ àwọn ọlọ́n ti yá fi yí tó gbé mistake ni láti gbà yẹn wá rẹ̀ láti máa mọ̀ pé ó sọ ọwọ́ a kìí jagun bẹ̀ a kìí bẹ̀rẹ̀ ogun bẹ̀ ṣùgbọ́n táwọn ọ̀tá bá fẹ́ lọ against wa wọ́n ti mọ̀ pé jagun ní oṣù ọwọ́ ẹjẹ́ alọ́jà àwọn ológun kí la ṣe a defend a sì kí ni a defend ara wa báwo ní bẹ̀rẹ̀ ogun bẹ̀ ẹlẹ́ẹ̀kẹta inú jáfí ń pọ̀ sí ní àwọn òsì ló sọ ọ̀wọ̀ torí pé ìṣẹ́ àbòsí ń bẹ̀ àti ìkọjá làláwọn ẹ̀ lórí ń bẹ̀ ìwọ ni kò sígbà tí àbòsí dá o ẹ̀rìnú àdísì Abdul Gifari inú sọ́yí Muslim tí ń bẹ́nu àrìbáyìnà náwáwí tọ́lọ ní yá ìbádi inni haramtu dhulma la nafsi

ọ̀rẹ́ àtọ̀rẹ́ aládùúgbò ẹlẹ́sìn kẹsẹ̀ ẹlẹ́sìn kejì àgbọ̀ ṣàbòsí kódà lórí ẹranko táǹsìn àgbọ̀ ṣàbòsí sí wọn Ọlọ́run bá ṣe àbòsí léèwọ̀ lérẹ̀ lórí ó tún ṣe léèwọ̀ láàrin ọmọ ẹ̀dẹ́nìyàn fọ́lá àtọ̀tọ̀ lámù àbòtí kálukú tí a fi ń sáwàdà lẹ́nì kí ní jábò sí ìní ká má fi nǹkan sí bíta ká fi sí ní tó yẹ ká ṣe lọ́nà tẹ́bá wà nípò àṣẹ níbi àbòsí pọ̀ sí jù àtẹ́bá wà nípò agbára ní tó pẹ́ ní kàpá àbòsí lẹ́gbọ́dọ̀ wà kíáàvù torí díẹ̀ Imam Qatada sọ báyìí pé inú àwọn tàbí tó máa ń túmọ̀ Al-Qur'ani inú àwọn èèyàn ńlá tó ń túmọ̀ al sọ báyìí pé inna zulma fi ashhuril hurum a'zam khati'atan ó ní ẹlọ́rẹ̀ mọ̀ ó pé dájú àbòsí inú àwọn oṣù ọ̀wọ̀ yóò ó tóbi ní ẹ̀ṣẹ̀ ó tóbi ní àṣìṣe ju àbúdá bá sí inú àwọn oṣù míì tọ́ta àwọn oṣù mẹ́rin lọ wa in kana dhulimu ala kulli halin aziman ó jẹ́ sí pé ní gbogbogbà làbùsí ọ̀dá ṣùgbọ́n tó sọ ọwọ́ ó lè kínkà walakinna Allaha

ó sẹ̀sánú àwọn ọ̀rọ̀ Ọlọ́run tó sàlẹ́sánú ọ̀rọ̀ rẹ̀ náà ní ìrántí rẹ̀ ó sẹ̀sá ilẹ̀ tó sẹ̀sánú ilẹ̀ tó jẹ́ ilẹ̀ ẹ̀sà náà ní masálásí ó tún sẹ̀sánú àwọn oṣù oṣù Ramadan àtàwọn oṣù ọwọ̀ ó sẹ̀sànú àwọn ọjọ́ ọjọ́ jímọ̀ ó sẹ̀sànú àwọn òru òru Laylatul Qadr wọ́n lẹ́yìn mùsùlùmí ìtọ́rọ bàbá gbé tó bẹ̀ iná ẹgbẹ́ tó bí o ní tó bá ṣe kí ni tu'azzim al-umur bima inda alifami wà lè ákìlì alifami wà lè ákìlì ó ní a ó ma gbé àlámàrí tó bí nípa bọ́lọ̀ bá ṣe gbé tó bí lọ́dọ̀ àwọn alágbọ̀yé àwọn làákàyè ìbẹ̀nù tàṣíbẹ̀nù kẹfẹ́ bẹ̀nù kẹfẹ́ wala tazlimu yína àǹfúsàkùn ẹ̀rí wọ́n ni máa mọ́ inú àwọn oṣù ọ̀wọ̀ yìí o lẹ́anáà ákàdù wà ábìlàgà lánà ákàdù wà ábìlàgà bil ithmi min ghairiha torí pé ó nípa ó tóbi ní ẹ̀ṣẹ̀ nínú àwọn oṣù ju àwọn oṣù yòókù lọ ìlìbálà haram wọ́n torí díẹ̀ náà bàbá abúnú kẹfẹ́ ò ní pé bí ẹ̀ṣẹ̀ sí máa tóbi nínú ìdábálọ̀ ṣẹ̀ṣẹ̀ Mákà bẹ́ẹ̀ náà lẹ̀ṣẹ̀ máa tóbi tàà bá sẹnu àwọn oṣù ọ̀wọ̀ yìí tó gbọ́lọ̀ bá sọ bá ìgbẹ̀ wípé Suratul Hayya ìdánifọ́lọ́ ní gbogbo ẹnikẹ́ni tó bá gba abú lérò látara ìṣẹbọsọ́lọ́run àwálọ́wọ́ bó fi tọ́ lẹ́nu wò ìyà la gbọ́dọ̀ máa ṣe látàsíkò yìí tí zùlé jẹ́ ó fi parí agbọ́jọ́ yàtọ̀ ní gbèsè ayé wa zùlé káàdà di méje léni tí ó fi délẹ̀ tábọ́sí zùlé jà tábọ́sí muharram tí mara mú fi parí gbogbo oṣù mẹ́tẹ̀ẹ̀ta yẹn oṣù kíni oṣù ọ̀wọ̀ wọ́n fẹ́ sọ bá gbé wọ́n ní kayfa nu'azzim hurumat hadha al hurum kayfa nu'azzim hurumat hadha al hurum wọ́n ní bóòlá fẹ́ gbé àwọn oṣù yìí àwọn ìwọ ọbẹ̀ yìí bó la fẹ́ gbé tóbi gẹ́bí mùsùlùmí yẹn ni adab adab ẹ̀kọ́ bá ṣe bá àwọn oṣù yìí lò náà يشترك الأشهر الحرم الأربعة في أحكام وآداب ينبغي للمسلم أن يتعلم يتعلمها أن يتعلمها ويعرف, ويعرف كيف, كيف يعزم هذه الأشهر حتى يكون من الذين يعظمون حرمات الله ويقومون على حدود الله عز وجل wọ́n ní àwọn oṣù mẹ́rẹ̀ẹ̀rin tá pè ní oṣù ọ̀wọ̀ yìí àwọn àdájọ́ tí ń bẹ ń bẹ àwọn òfin ibẹ̀ mo ti sòfin kan fún wa ogun jíjà kí ni bẹ̀ gbogbo eléyìí kò wá sí pé bọ́yá zulikada ni tàbí zulhijja ni àbí muharram ni àbí rajab ni wọ́n ní gbogbo òfin òfin kanáà ní bẹ́ fún wọn ẹ̀kọ́ kanáà ní bẹ́ fún wọn wọ́n torí díẹ̀ anya ni kí mùsùlùmí ma. àwọn nǹkan wọ̀nyí kí a kọ́ ká ma. kí a sì máa múlò ká lè bá àti ń gbé àwọn ìwọ̀ hajj ní àyà ọlọ́ni o ń gbogbo ẹni kẹta bá lè máa gbé àwọn ìwọ̀ ọlọ́ọ̀bá tó bí ọlọ́ni olóore fún ní ọ̀dọ̀ ọlọ́ọ̀bá rẹ̀ ní àyà 32 ọlọ́ọ̀bá ọlọ́n gbogbo ẹmbá lè máa gbé àwọn ìlànà ẹ̀sìn ọlọ́run tó bí ọwọ́ àánú payọ ọlọ́run ń bí kọ́ ọlọ́run tó pé tilka hududullah ẹnu àlọ́ ní o ẹ má kọjẹ́ o كذلك يبين الله آياته للناس لعلهم يتقون gbogbo ilé ìwọ̀n tá gbọ́dọ̀ gbígà torí díẹ̀ ló wá sí pé ọ̀ràn yẹn a mọ̀ bá ṣe bá àwọn oṣù ìlò àkọ́kọ́ inú àwọn ẹ̀kọ́ táà fi bá wọn àsìkò táà wà ìlò ẹ̀yin mùsùlùmí àkọ́kọ́ ń bẹ kulliha gbogbo tí bá jẹ́ àbòsí pátá ala àníwá zulmi kulliha ìjìnà sí gbogbo tí bá ti jẹ́ ìran àbòsí pátápátá a gbọ́dọ̀ jìnà sí nínú kíni la yazlimu rabbahu wala ghayrihi min al-makhluqatillah bákan náà nú àwọn ẹ̀dá Ọlọ́run àgbọ́ ṣàbòsí wọn insiha insiha wa jinniha èèyàn bẹ̀ àjẹ́nú bẹ̀ wà bahimatiha àtàwọn ẹranko bẹ̀ bẹ́ẹ̀ náà lè ọgbọ́ ṣàbòsí ara rẹ̀ pẹ̀lú ẹ̀ṣẹ̀ níbẹ̀ yẹn wọ́n jẹ́ àmọ̀ pé ìran àbòsí mẹ́ta ní bẹ̀ ìṣàbòsí Ọlọ́run àbòsí kan ni ìṣàbòsí àwọn ẹ̀dá Ọlọ́run ìṣàbòsí kan ni ẹ̀dá èèyàn ni ó ẹ̀dá ẹranko ni o ẹ̀dá kòkòrò ni o ẹ̀dá àlìjànú ni o lẹ́yìn náà ìsàbòsíra wa gangan kíyàn sàbòsí rẹ̀ tí èyàn fi sàbòsí rẹ̀ ní pín dẹ́sẹ̀ ó mutí o ń parọ́ ara ẹ̀lọ sàbòsí sí ta ló ní jìyà rẹ̀ àkọ́kọ́ nù ẹ̀kọ́ àkọ́kọ́ fi bá wọn oṣù ìlò ìjìnà sí gbogbo tí jẹ́ àbòsí pátápátá sàbòsí ọlọ́run sẹ́wọ̀n sàbòsí rẹ̀ ni ẹlẹ́ẹ̀kejì wọ́n ní òun náà ni kí a máa gbìyànjú ní àwọn oṣù yìí pẹ̀lú gbogbo àwọn sí olóore tọ́lọ́run bá ní ká mọ̀ ká má fi ṣeré inú sí olóore onírun kíkí ká jẹ́ kí irun wa tá ń kí yàtọ̀ inú àmójútó irun fún mùsùlùmí òun náà ni kó máa kírun ní jama kò sí irun tó sí dé irun jama tàbá kírun jama ládátá gbà bí ìlọ́po mẹ́tàdínlọ́gbọ̀n ni 25 27 jùrán àdákí lọ kò bí ẹ̀sìn ìmọ̀rún kí ní sin tó kí dáadáa ládákan ni tó bá kí ní jama 25 or 27 ẹnìkan kí àìlá kó kírun wákàtí márùn-ún lọ́dá kí ládá mílònù kó wá kí ní jama ẹ̀nà 25 35 27 35 ìyẹn lè jọjà rẹ̀ lójúmọ́ wọ́n náà lè jọjà rẹ̀ ní kíní lójúmọ́ wọ́n náà ojú tó kí jama nínú wìtọ́ dákí kíkí alùkùránì aláṣẹ́ olóore ni ká mójúnú àwọn oṣù ọ̀wọ̀ yìí mímọ̀ gbọ́ kódà bá bá lè ké ìmọ̀ gbọ́ a lè ké àtò gbọ́ ọ̀tọ̀ ládá kíké ọ̀tọ̀ ládá gbígbọ́ ìrònú sí ìtumọ̀ rẹ̀ ọ̀tọ̀ ládá kíké ọ̀tọ̀ ládá gbígbọ́ ọ̀tọ̀ ládá sí ìrònú rẹ̀ ìhásórí mbẹ̀ ìrònú ń pẹ̀ ẹ̀rì azkar àwọn àrántí kájẹ́ ọpọ̀ náà sọ ọwọ́ yìí sọ́dáka sára ṣíṣe ẹ̀rì ziyara má bí àwọn èèyàn wò ziyaratu solihin kálọ̀bà àwọn ẹni rẹ̀wò ziyaratu lukubur kálẹ̀bà sàárè wò ziyaratu mardọ̀ kálẹ̀bà àwọn aláìsàn wò ziyaratu mutashfa kálọ̀ léwòsàn silatu rahim kádẹ̀bí pọ̀ bíru ẹni ọkọ ẹ̀ kú tí ọlọ́kọ ọmọ kéékèèké bàbá wọn kú kẹdàdà sí wọn gbogbo eléyìí náà sí olóore wọ́n náà ni ìwà dáadáa òdodo déédé àánú ìní àmójúkò ìláforíjì ìnítẹríba ẹ̀rì tó ní eléyìí kíyàn gbé ọlá fáwọn sí olóore yẹn ó ṣe pàtàkì fún àlékún ẹ̀san fún àlékún ẹ̀san ẹlẹ́ẹ̀kẹta jàálà madrasa يتعود فيها لمؤمن حبس نفسه أما لا يرضي الله عز وجل وإن lẹ́yìn náà Ọlọ́run bá gbé àwọn àsìkò ìkalẹ̀ àwọn oṣù ìkalẹ̀ kí mú mẹ́ni fi kó fi sọ́rọ̀ ẹ̀ di ẹni tó ń practice tó ń gbíṣe gbìyànjú nínú àwọn oṣù pé bóòlù wọ́n ṣe jìnà sí àwọn nǹkan tọ́lọ́run bọ̀ yọ́nú sí kálóòsù ní ilé ẹ̀kọ́ èsè ìdáhùn pé ní practical three months láti jẹ́ pé gbóntọ́lọ́bọ̀ yọnú sí nílẹ̀ àkíwà inú ọ̀rọ̀ pé mi ò ní sọ tí ọ̀dá oṣù yìí o mẹ́tẹ̀ẹ̀ta yìí mi ò ní parọ́ oṣù mẹ́tẹ̀ẹ̀ta mi ò ní búyàn oṣù mẹ́tẹ̀ẹ̀ta mi ní ṣépè ẹ̀rì three months sọ̀rọ̀ ọ̀run ni wọ́n fẹ́ ìjẹ́ fẹ́ káfí ṣe nù ara àsìkò ìtàn ọmọ ẹ̀dẹ́yàn sí ni ẹ̀ bákan wọlé àfáà pé mi ò ní sin tí ọ̀dá mi ò ní sọ́njọ́ ọ̀rọ̀ mẹ́síwà tí ọ̀dá mi ò ní rìn kúrì mi ò ní gbọ́kúgbọ̀ mi ò ní mùkú mi ò ní jẹ́jẹ́ kú jẹ mi ò ní lọ bí jẹ́ kí n lọ ẹ̀rì wọ́n ní kódà tẹ́ débi wúyẹ́ ọkàn mi lórí pé mo fẹ́ máa ṣe rere lọ́dọ̀ àwọn afẹ́sìn tí a bá pẹ́ sọ́bùrù wọ́n ní àníwá ò sọ́bùrù àwọn bí sọ́bùrù pín sí wọ́n pín sọ́bùrù sí mẹ́ta ìsùúrù tó máa ní sùúrù inú ẹ̀sàn sùlùmí ọ̀nà mẹ́ta lẹ́mọ́ ń gbà ṣe sùúrù sùúrù àkọ́kọ́ òun náà ni asọ́bùrù ala ta'at sùúrù láti ṣe dáadáa kò sí dáadáa tó wà láyé tàbí sùúrù kan nírèrè sí ẹ̀yìn ẹwà àwẹ̀ táà má gbà yẹn níjọ́ mi bẹ ọba àwẹ̀ débi aago méjì lásago kan <laughs> ẹni tàtàwà kú ni a ní tàtàwà kú ni abẹ́kọ́ ni tí wọ́n sùn láàfẹ́ pé ilẹ̀kúfẹ́ súná ẹ̀rì kí á mú lélì nǹkan tí ó bá tún múná lọ tó nǹkan gùn anìgé sí pápápá sùúrù ni sùúrù kanú sùúrù mínà ni asọ́bùrù wani máa sí ìsẹ́sù láti má dẹ́sẹ̀ mi ò ní dẹ́sẹ̀ kí a dí àmúrẹ̀ mi ìkó ẹ̀mí ní jàrú náà jẹ́bẹ̀ kí mi ní dẹ́sẹ̀ mi ò ní parọ́ mi ní wòkúwòí lóní ṣíṣì náà lẹ́yìn náà asọ́bùrà lẹ́lẹ́ àkọ́dá ìṣe sùúrù lórí àdánwò tọ́lọ́n kádàrà mani ìyẹn lọ́pọ̀lọpọ̀ a máa ń sùúrù ẹ náà ni o ọmọ tó kú yóò ẹ ṣe sùúrù náà ni o ọmọ tó ń tẹ́ gbé lọ ilé tó jó yóò ẹ ṣe sùúrù náà ni o abalakanu ziyadatu taqwa wal-ijtihad fil a'mal as-salihah o náà ni ká jẹ́ kí takwa wa kó gbòrò sí ìpayọlọ́mbà ká jẹ́ kó lékún ká increase our takwa ká increase ìgbìyànjú ní sẹ́rẹ̀ wa wa da'watu ila Allah ká tún gbìyànjú ní pẹ̀lú sójú ọ̀nà ọlọ́run ní oṣù yìí kárí pàápẹ̀ àwọn sójú ọ̀nà ọlọ́run bóyọ́ ọlọ́run lè ti pàṣẹ wá fi ẹnìkan mọ̀nà ẹlẹ́ẹ̀karùn-ún tààzí mi kúlùmọ̀ yẹ́jìbì tìrámúhú wáyébúsòhó wàsíyànátòhó wàríyàyàtòhó wọ́n ní bó kí a gbé tóbi gbogbo tó bá jẹ́ ọ̀ranyàn ká pánlé ká sọ ká dáàbòbò gbogbo tọ́lọ̀ bàbá ti sọ fún àìpí ká pánlé òní alùkùránì ó fẹ́ ká pánlé anábì ó ká pánlé islam ó fẹ́ ká pánlé gbogbo tẹ́sìn bá ti mú wá ìjáàbù ní irùngbọ̀n ní láwà ní ní wọ́n bá ti pé àmì ẹ̀sìn wa ní ó fẹ́ ká ayẹpẹrẹ rẹ̀ nú ọkàn ayẹpẹrẹ lórí ahán àìfíṣe yẹpẹrẹ rẹ̀ lẹ́yìn náà ta'zimu kitabillahi hmm. bẹ́ẹ̀ náà ni ìpọ́n tí a ọlọ́wọ̀ bá lé tí sàlùkwáni àti ìpọ́n ẹ̀jẹ́ mùmí nílé ìdáàbòbò ẹ̀jẹ́ mùmí ní owó ẹ̀ dúkẹ́ ọmọlúwàbí ẹ̀ ẹ̀tọ́ ẹ̀ àti kí a má kọlu àpọ́nlé ọmọlúwàbí ẹ̀ alùgbé inna dima'akum ẹjọ́ ẹ̀jẹ̀ yín wa amwalakum owó yín wa aradakum ọmọlúwàbí bainakum haramun èwọ̀ ní o èwọ̀ ní o lẹ́yìn náà ta'zimul muqaddasat islamiyya àwọn ààyè mímọ́ tó jẹ́ ààyè islam kápọ̀lé inú ẹni masalasi masalasi maka àyàpọ̀lé ni masalasi madina lọ bákanáà ta'zim asabi rasulullah jami' wa ali baiti jami'a àwọn ará alé ànábì àwọn ẹbí ànábì àwọn sàábí ànábì kápá wọn lé èèyàn rẹ̀ ibú sàábí àìbú bákìrà ìbó umar àìbú àbú rẹ́ra àìbú mu'adh bin jabal àìbú mawiya àìbú ikirima àìbú alẹ́ àbúzáṣàrí amúrúnà ásíà kì í bú wọn ẹ̀rí bẹ́ẹ̀ láìbú àwọn ará alé ànábì lápapọ̀ àtàyọ àjọ àtọmọ bákan náà wàtà àdọ́máhùn a ma fi ẹ̀kọ́ yááyì bá wọn lò torí díẹ̀ ọjọ́ ti lọ díẹ̀ ta lè sọ fún wa òun náà ni lórí bá ṣe bá wọn àsìkò ta wà yí lò ẹ̀rì àwọn àsìkò ọwọ̀ àsìkò sọ ọwọ̀ òun náà ni ìyáwà bá dé bí ọdún léyá di June 29 ní ọjẹ́ 29 zirikada àwa máa retí oṣù tí wọ́n bá ilé rí oṣù ní ọjọ́ yẹn a pé 3 of June yóò jẹ́ first of Zulhijja. 3 of June yóò síkẹ́ ní tí ọdún léyẹ ọkọjọ́ mẹ́wàá tí àràfà ọkọjọ́ mẹ́sàn lẹ́yìn wá gbà yẹn wá rẹ̀ tó bá gbọ̀n bá tó bá di pé ọba first of July a jẹ́ kíní first of Zulhijjah inshallah kọlọ́run sí rán fún wa ó gbáǹjọ́ sí fún wa àtẹ́ntó àtẹ́ntó gbọ́ ládàá kí a tọ́ra kàmọ́nà dáadáa náà subhanaka allahumma bihamdika ashhadu an la ilaha illa anta astaghfiruka wa atubu